الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتي فون النبوة محمد صلى الله عليه وآله وسلم èyí tí a ń ṣe àlàyé lọ́wọ́ náà ni siyamu ramadan àlàyé nípa gbígba àwẹ̀ ramadan <clears throat> ibi tí a ti wá dú ni àwọn nǹkan tí ó jẹ́ ọ̀rẹ́ fún akámójútó nínú àwẹ̀ ramadan ìtàdẹ̀ ṣàlàyé kẹ́yìn náà ni wípé kíyàn sọ́ra fún ìmá ní ọ̀sán ramadan àbí kíyàn ma fi ramadan kíyàn ma fi ṣe àwẹ̀wàá àbí kí ẹ ma fi ọ fúfú ẹ mú islam gbogbo lẹ́yìn kọ́ yóò bẹ̀rẹ̀ sí jẹ́ mọ́yàn lára èyàn ní mọ̀ pé ìyẹn ti fi ìyẹn ti pa ìsìn ìyẹn ti pàdánú ẹ̀sìn èyàn yóò dẹ̀ sí ma fi àjẹnú ara rẹ̀ lọ kí wá láwọn díẹ̀ nínú àdábù siyam àwọn ẹ̀kọ́ tó wà fún àwẹ̀ gbígbà as iftar wad du'a so àkọ́kọ́ ni ìmá jẹ oúnjẹ ní kí before kí alfajr asọ́dìk kò tó jáde yíò ń pè ní sáàrì là ń pè ní sáàrì ń bí aliftor ìmá ṣínú oníkéyàn jẹun ní lẹ́yìn ìgbà tí oòrùn bá ti wọ̀ ní àsìkò magrib ẹ̀kẹta ni àdùá kíyàn mójútó ni tí ó máa ṣe dùá gan tí ó pọ̀ ládùá gan nínú oṣù ramadan ànábì muhammad sallallahu sọ fún wa tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sáàrì nítorí albarka ń bẹ ń bí kéwẹ̀ ma jẹ sahur anábíwa muhammad tún sọ sallallahu alaihi wasallam pé la yazalu nas bi khairin ma ajjalul fitar wa akhkharu sahur anábí sọ sallallahu alaihi wasallam pé àwọn èèyàn ò ní yẹ̀wọ̀n ò ní gbòlẹ̀ ni tí ó mọ̀ wà lórí dáadáa lókùngbà tá bá tètè àwọn onímọ̀ ṣàlàyé pé wọ́n ní pé àpẹẹrẹ pé àwọn èèyàn sì ń tẹ̀lé súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kódà níbi àwọn nǹkan tó ṣe pé ó fẹ́ kéré lójú wa ìtumọ̀ ni pé táwọn èèyàn bá sì ń tẹ̀lé ànẹ́bì níbi àwọn nǹkan báyìí àti pé àwọn èèyàn sì wà lórí súnnà ayé wọ́n tẹ̀lé ẹni tó bá ń tẹ̀lé ànẹ́bì níbi ni la yazalu nas ah sínú khayra laysa kadhalik kí nìdí àwọn èyàn tí ẹ̀ ti pa súnà nẹ́bí ti tẹ́yẹn débi pé wà àwọn ilé gan wò tí lè tẹ̀lé mọ́ ẹlòmí ò ti ẹ̀ mọ̀gán ah wípé kí yẹn tètè jẹ ìsínú ní bí lè òdúdú ẹlòmí ò ní sínú wọ́rọ̀ alwọ́rọ̀ bárìdì ah ẹlòmí ti ń jẹ sàrìkalẹ̀ láti bí 3 o'clock mi jẹ ń tú wọ́n jẹ ń tú wọ́n wá sùn padà wọ́n ẹ̀sẹ̀ wá kí súnpẹ́ lè tó sallallahu alaihi wasallam tó má jẹ sàhóòrù tẹ́m in tó ma ń kù tí wọ́n fi gbé ìrùndó kìí jùgbà nígbàtí yàn bá ka khamsina aya aya 50 inú Qur'an bí a bí page méjì à page mẹ́ta dìpẹ́ndì lórí sùúrà tí yàn bá ń ka so kìí ń pẹ́ tí wọ́n fi kéhùn so ìtúbẹ̀ ni pé àwọn yòó ní padà tẹ̀lé ànábì mọ́ rárá dé ké bí àwọn nǹkan ilé gan sáwọn tí wọ́n tẹ̀lé ànábì níbi ọ̀rọ̀ àkídà ẹwọ̀ ọ̀rọ̀ bá ṣe mú bá ṣe mú wọnú oṣù Ramadan ó tún ti di ó tún ti di wọ́n ti sọ di awuyewuye mọ́ra ọlọ́rọ̀ ẹ̀ sàlè mọ́jọ́lẹ̀ sàlè mọ́jọ́lẹ̀ ọ ń ṣe ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ò mọ́jọ́lẹ̀ rí ìkẹ́ni ẹ fún alẹ́rí pa ipe ànábì ni a mọ́ mọ́jọ́lẹ̀ bọ́lá ọ̀dà ànábì sí àbí òṣè ó ṣe bá níbi sí so a ṣe pé táwọn yẹn bá ń tẹ̀lé ànábì níbi minute yìí dájúdájú wọ́n tẹ̀lé ànábì yẹn bí àwọn nǹkan tó ga níbi ẹ̀sìn gangan níbi àkídà níbi manhaj níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àmẹ́ntí ò bá lè tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn báwo ni ó ṣe wá tẹ̀lé níbi ọ̀rọ̀ áṣínú ajẹsàrí ìkan nínú àwọn àfáà Sufyan salaf wọ́n sọ pé tó bẹ́ kí bí ó pọ́ sí wípé tó bá fẹ́ ya wọn ọ bèèrè pé bóòlà níbi ṣe ya síbẹ̀ bá níbi ṣe ya níbi àwọn nǹkan tó wá fẹ́ ṣe pé bóòlà nẹ́bí ṣe ń ṣe so wal-munsifūna yaqtadūna bir-rasūl àwọn tó bá jó nílá akáyẹ̀ yẹn lórí pé yẹn tí wọ́n mọ́ tán ṣe àwọn àwọn mọ́ kọ́ṣì ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam naam ànẹ́bì tún sọ sallallahu alaihi wasallam pé idhā ẹṣínú pẹ̀lú làbídùn ìdí ni wípé bárúkà mẹ́mẹ́ fa in lam yajid tamaran falma fa ina tahur tẹ́ bá rí làbídùn tẹ́ fi sínú ẹlómi nítorí in tó mọ́ ni ìtumọ̀ ni pé dóòkè ṣe kébíá kò tọ́ kíyàn ló nǹkan mí o àmọ́ in tó dájú tánàbí ní ká lò tánàbí ma fẹ́ ká fi sínú ní kíni làbídùn oní làbídùn ní oníran ìran rẹ̀ ìran làbídùn sí pọ̀ gan-an ìrìn kàlàwà kàmà bí gbígbẹ́ ìmúnà láàmà hmm? so ìrìn ó pọ̀ gẹ́ kódà mí wà tó kú fẹ́ rí bí nígbà tí ẹ̀ bá ń jẹ bí apple báyìí like oh, green báyìí tó tutù rọ́tù ó pọ̀ alùwárù rẹ̀ pọ̀ gẹ́ tí ó bá fẹ́ mọ̀ wọ bí àbí 30 àbí jù bẹ́ẹ̀ lọ́gà ní date ó láàmì tó ń tún fẹ́ kòrò bákan bákan bákan irú date ó so ìbáyìí àbí so almuhim ó ní pé èyí tí ó bá awù kó jẹ́ nínú labido tó yẹ fi ṣe tẹ́yìn bá wá jẹ tán ìtumọ̀ pé kíyàn jẹ kíyàn mú mi ẹ́ bí ẹ̀yìn wá jẹ nǹkan míì kékèké náà kan tó gbẹ̀rùn dó wọ́n gbẹ̀rùn dó kírùn lẹ́yìn òun ṣẹ̀ṣẹ̀ wá lọ <clears throat> jẹun kí pé wà jòkó yóò wọ́n ti wá kọ́kọ́ jẹun gèlè yóò Ramadan ẹlòmí ò ní kí mẹ́gírìbù yóò ní àkíní mò ń oúnjẹ ní ọmọdé wọ́n sì ń sí Allahu Akbar lọ́wọ́ gbàjúbà fi tó bí ìṣá yóò ní àwó tí rẹun oun lè kí tàràwí kankan wo yóò tún sùn lọ bẹ́ẹ̀ a yóò tún sùn gbà àárọ̀ ó jẹ sàárì tẹ́ báyìí ó tún ti ga tó báyìí ńlẹ̀ ó di 12 kò tó jí bẹ́lú mi ṣe wà ìbò túbọ̀ sí ọ̀tún ní láti dìde lọ tàmá ọlífọ́ ọ̀tẹ̀ remote by pàun fíìmù bẹ̀rẹ̀ kùlà wọ́n pè ohun babaláwá jẹjá lọ kírùn àṣà pàǹgbàwẹ̀ yóò tún ṣe bẹ́ẹ̀ lọ yóò fi dì sínú yóò tún bẹ́ẹ̀lùmí tó rẹni tí ò bá kí ń kírun kí ń ṣe mùsùlùmí ọlọ́run ò sí ní gba àwẹ̀ rọmọdọ́nà àyàfi lọ́wọ́ mùsùlùmí ẹni tí ì bá ń kírun ní ṣe kíni nígbà tí ọlọ́sùn sógbó bá ń gbàwẹ̀ sọ́lọ́wọ́ bó gbàwẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n láàmọ́lẹ̀ pé ẹni tí ì bá kí ń ó Islam wọ́n lọ́rọ̀ kan tí Ramadan tó kọjá ó dájú pé orí ó tó ṣẹlẹ̀ lọ́dún yìí kọ́lọ̀ kó ṣàntorí àwọn èèyàn mọ́ worst ni oníkọ́nà ti ní kíní kan tán mú bí ọ tí báyìí wọn náà mú tán bá ti jẹ sàárì tán báyìí tán bá ti gbé kíní òun sára báyìí ó di Magrib ká tó jí yóò so kò ní mọ̀ pé òun ti ẹ̀ ń gbàwẹ̀ kò tí ẹ̀ kò fẹ́ ní fílẹ̀ àwẹ̀ rárá yóò ti mú báyìí ah, kí wọ́n yìí kí mú kíní bọ̀ 12 lẹ́tọ́ máa jí ìgbàjì náà máa kí súwé bẹ́ẹ̀ni ó ti àwá yá wọn jù 10 tán bá ti jẹ sàárì tẹ́bẹ̀ ẹjá lọ kírùn ìrìn bò wọ́n sùn ní ó di 10 àbí 12 kan tó wá kí súbúhí hmm? so kó tó wá mú nǹkan àwọn intoxicant ẹ̀dẹ̀ ni ó wà ní ẹ̀dẹ́ kó yóò pa làákàí ni làákàí yóò switch off ni so yóò tí ẹ̀ nímọ̀ yóò kàn sùn náà ni wọ́n jì fún magrib ẹni mo ti gbọ́n pẹ̀ nìkan tó lo kíníkà rí ọmọ ń lo àwọn kíníkà nílẹ̀ lágbàwọn pẹ̀ ní ọkọ̀t bí á dìmẹ́nu báyìí ló ṣe rí wọ́n lẹ́ni yìí lò ó sì iṣẹ́ ìsìn wo fẹ́ǹsì òun nìkan blọ́ọ̀kù lọ́wọ́ sí strong gan because ní ẹ̀ ó ma ń like bí stimulant àbí kíni ó ma ń wọ́n nígbà tó wá lò tán tí kíní olùlagbà rẹ̀ tán báyìí ọjọ́ mẹ́ta ló fi sùn kò jí rárá ó sùn báyìí kò jí ọjọ́ mẹ́ta <laughs> ó ti lo agbára ọjọ́ mẹ́ta kalẹ̀ ó ti fi wó fẹ́ǹsì ẹmọ̀ kí ẹnìkan mọ́ ó parí báyìí ó sì lọ sùn ọjọ́ mẹ́ta ni wọ́n kàrí pósìn mi ni àjẹ́bẹ̀ kò bá jí sábẹ́ abẹ́ kásíá ní ó ti <laughs> ó jí sábẹ́ ewé ni ó kí ló ṣẹlẹ̀ ibẹ̀ lọ sí so ibáyìn àbí so gbogbo àwọn ń lo àwọn oògùn oògùn ìlòkulò yìí hmm? wọ́n náà ń pè kí ní ẹ̀ ní ẹ̀lẹ́ àbí kí ní Ramadan dákòótọ́ ẹ̀yìn ọlọ́run rọ ní ẹ̀lẹ́ ẹ̀lò àbí ẹ̀ ń fi ọtí sínú ẹjẹ́ ló mọ̀ gbogbo àwọn ògùn ológun èdè ní àwọn ògùn yẹn wọ́n gbé wá láti fi báyé wa jẹ́ ni kódà kó mọ́ jẹ́ ní Ramadan gbogbo àwọn àsìlò ògùn tẹ́ ń lò yìí bí tramol ẹlùmí ọkàn àwọn ògùn tó ṣe kí ó ní bá ṣe máa ń prescribe jẹ́mà ẹwọ tutolin ògùn ọkọ́ tutolin sì di problem ń gbẹ̀kẹ́ ní ọ̀rẹ́ fítà àbí kí náà ń gbẹ̀ ogun bí ogun ẹ̀jẹ̀ báyìí ni ah ìmí ò sì lọ sí pharmacy ẹfún mi tutolí mẹ́ta yóò sì máa já báyìí ó fẹ́ ai ó escape reality ọ̀n padà bọ̀ sínú reality ah ìmí àdìmẹ́nu ẹ̀kọ́ di sẹ́nu báyìí ah ìyẹn lè yá wùlẹ̀ gbogbo àwọn oògùn burúkú yìí ń kọ́ ó padà wá ń débi pé igbó àbí marijuana àbí kí náà tún máa ń pè wọ́n máa ń pè kan ní kí lẹ ń pè kolos yíò yóò mọ̀ kòlómẹ́ta ó mọ̀ yàwòrán mọ̀ sí báyìí àbí mi tí wọ́n lọ bá tí ó mọ̀ gbórí sókè àbí kó mọ̀ gbórí kòrò báyìí kò nílé wòkè ice inú òkùnkùn náà ti máa ń lò yóò <laughs> inú òkùnkùn ni a bá tanná sí lójú ayé mọ̀ pàúngbẹ́gà ẹ̀pànẹ́jà rí yóò mọ̀ ah, bínú nítorí kí ní ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́

ẹkó wọ́n mọ́ ń kó ilé pamọ́ ni ah wọ́n ta àwọn kìí ẹ̀yìn táwọn ìgbó fi gbé kalẹ̀ àwọn tẹ́gbé kalẹ̀ sí ògbé gbé kalẹ̀ tó rí nǹkan dáadáa gan ni àwọn mọ̀kọ̀dáràn kí ní ẹ̀kẹ̀dẹ̀ kìí ṣe bí drug dealers ó mọ̀ ń dùn mí pé kí ló tó pá àwọn wèrè ẹ̀nà mọ́ Pablo Pablo káàkiri ṣe drug dealer mọ̀ nífà Mexico ó dẹ̀ ti di rómọdé àwọn sàbámbò bí ah Pablo kó ìgbà èmi ni Pablo báyìí èmi ni new Pablo Pablo ah o ah. ń gbó àwọn tó pé owó burúkú tó ní igbó ló fi kójọ so kí ni wọ́n fi ń bàlákà ìyàwó èèyàn jẹ́ wọ́n fi ń bàlákà ìyàwó èèyàn jẹ́ fi ń bàlákà ìyàwó èèyàn jẹ́ tẹbá rí ákíbà àwọn tẹbá mọ́ mú tí ìkanú àwọn ọmọ ìyàtí wọ́n ti sọ kìníkà rí a ṣe wá sí lárọ̀bá ìjọ ìní àwọn mẹ́ṣẹ́ pẹ̀lú à èmì jẹ́ ìbí tún máa ní à ah. aláwọ̀ mẹ́nìkan pé ó níkà tí ma mú pé ó mọ́ mú kíní ẹ̀ kíní ìkọ́dà wá kò gbé bó ṣe tó mọ́ ẹ̀ pé kíní ẹ̀bí kó gbé ó fẹ́ àì kò padà àì rẹ̀ mọ́ wọ́n tó wá fẹ́ sùn àbí kó dẹ̀ sórí pílò báyìí yóò tù sórí pílò pílò sókè yóò wá gbé sórí báyìí yóò wá dórí báyìí gbẹ̀rún tó lè sùn nígbà tó fẹ́ kú ó funfun báyìí ó white <coughs> ó dáfin kú ti <coughs> ẹni ẹmọ̀ ó ti ní pẹ́lú mi ìgbà táwọn kí ní òṣìṣẹ́ mọ́ sálángá ní bàlá lọ́nfà ibi sókè báyìí yóò tẹnu ọba ní èyàn fà sálángá sórí báyìí ah, déké àwọn kìíní chamber àwọn kìíní ibi tí àwọn kìíní ma ń gbà káàkiri náà jẹ́ alẹ́lómí ò sí àhá ibi dúdú yóò wà fi sínú ankachi funfun yóò hajjọ síbẹ̀ yóò wà so òun yóò ma gbé sára láàrùtùtù báyìí yóò lọ lóso ni wọ́n náà ń gbé ní pé yàn lóso ah. yóò àmọ́ sí rán dẹ̀kẹ̀dẹ̀ káàkiri ìlú àwọn kíni ẹ̀mọ́ ń bá ìjọ ọmọlúàbí jẹ́ ọmọlúàbí ó mọ́ ń bá jẹ́ kódà débi pé ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fáwọn yìí láti làbídù ẹ̀kẹ́ làbídù aláàlì làbídù tẹ bá rẹ sómi tó bá pẹ́jù yóò di intoxicant ànábì lè gbọdọ̀ mú nabiz àtgẹ́bẹ̀ náà kódà gbogbo àkẹta kódà púpọ̀ ní kẹta tá ń jẹgan tó bá pẹ́ jù ó lè ferment bí àwọn ẹgẹ́sẹ́gẹ̀ kò kí fermenting eh! <laughs> ọ̀gá fermenta ní àbí <laughs> ṣe nǹkan mọ́ ń fà àwọn búrẹ́ ókè àwọn ọlọ́tí àbí mọ́ ń lò àbí subhanallah kódà gbọ́ pé wíyá ráìsì gan ah Allahu akbar ya hayyu ya qayyum so ráwọn kan tó jẹ́ aláàlì láti jẹ̀yẹn náà tó bá ilé ferment aramu ni o torí anẹ́bì ti sọ sallallahu alaihi muskirin haram gbogbo tí bá mọ́ jẹ́ kíyàn mọ́ sí gánagana haramu nítorí tó bá jẹ́ tó bá mọ́tán gánagana ló bọ́ọ̀lọ́ ọ̀rọ̀ kàtàwọn ẹ̀kan máa ń sọ ipẹ́ kódà kíni kódà tí ẹ̀ bá jẹun jù gan ó lè irọ́ ni <laughs> <laughs> ọdílé dìde ní ọba jọun lójú ọmọ ọ̀rẹ́jú wọn ọba ọkà gakalẹ̀ báyìí náà ni nkẹ kí ni àfáà sáwà ní ká má jẹ ráìsì ká má jẹun náà má sèfítẹ̀ má jẹun jù náà èyí ó pààyàn ara kìí ṣe bí ọtí lè yùn èyí ó jẹ́ kí èyàn sì ní nílà bàládà àfáà ma ní oúnjẹ jíjẹ jù oúnjẹ tó bá pọ̀ jù ìmọ̀ ń bí bàládà kí náà kí ń bàládà èyí ó pònú gan èyàn ò ní lè dá sọ́rọ̀ láwùjọ ẹ́yìn ní nílàkáì ìyẹn ma ń fẹ́ntẹ̀ tó kíyàn sọ́rọ̀ gbogbo nǹkan bí ẹ́ mọ̀tẹ́sìr anẹ́bí sallallahu alaihi wasallam ike mamala abna adam wiya'an sharrun min batnihi ọmọ anẹ́bí adam kò mọ́ kún nǹkan bí vẹ́zùl bí kèrègbè kò kún nǹkan tó burú jáì jónú rẹ lọ bí hasbi ibn adam aw bí hasbi mri'in a ah? ó ti tó máyù kí mìnà súlbà in tó kàn jẹ ni tí ó jẹkọ dúró in tí ó jẹkọ stand Ànábì ń sọ sọ́lọ̀ Olúwa pínú gẹ́gẹ́ sí mẹ́ta fa in kana labud asa ah, àjẹun náà ni àbí fa thuluthun li sharabihi pínú sí mẹ́ta fi one third jẹun wa thuluthun li sharabihi two third pínú sí mẹ́ta ìpín àkọ́kọ́ jẹun ìkejì wọ̀súrúsún lè náfà sí hì fi kẹta lẹ́kọ́ mọ́ fi mí tí ìbá jẹjọ nílé mímọ́ ọmọ ga ọmọ sí báyìí fi rẹ̀ pín sí mẹ́ta jẹ́ kí yóò sí kíni kọ fi mí gbogbo ẹ̀kọ́ ní Islam kọwa ẹ̀kọ́ bọ́ sí jẹun like ẹwù nǹkan gbára mọ́ jẹun bá ìdí ni pé Islam ti rí wípé kíní yìí mọ́ ń fa balada, mọ́ jẹ́ kí yàn gọ̀ọ́ ẹ̀pẹ̀ ẹ̀ntọ́ kódà ó tún máa ń fa àárẹ̀ oúnjẹ jíjẹ jù lafáfin sọ pé fa inna dáa aktharu ma tarahu yakunu minat ami aw sharabi ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ àti ìta ń jẹ síkùn ara wa àsúnà ni ó pa wá lókè tó bá kú ní ìsìn àwọn tí ó jẹ ọ inú rẹ̀ náà àwọn bacteria ó jáde àtàwọn kìíní wọ́n sì máa jẹ́ láti inú ọkùn títẹ́ fi jẹ́ ọ́tà Allahu Akbar so kí yẹn sọ́rọ̀ kí gbogbo nǹkan pẹ̀lú wọn tún so ká tó wá sọ ní Ramadan kí wọ́n sì tún máa fa àwọn nǹkan yìí ní Ramadan dákùn tètè jákàmù náà pé tètè gbé sọ́kà ní pé Ramadan tó ń bọ̀ yóò kó tó dé o inshallah àtẹnítẹ̀mí tó bá fà kò sí tí ó ṣẹlẹ̀ wọ́n ni káàna rasulullah sallallahu alaihi wasallam ẹmọ owó tó àmọ́ sọ ní táìmù sínú o kí ní ma ń sọ anábì ma sọ pé záhàbà àwọn veins iṣan ara ó ti rí nǹkan mú ó ti fankasára ibẹ̀rẹ̀ sí múmi ẹ gbogbo vein ẹni ò ti dìde hmm? àwọn ò sì gba nutrient ti wọn wà thabata al-ajru inṣáàlá ẹ̀san wá tè nínà sí ti dúó inṣáàlá ọlọ́run kọ́lọ̀un sanwá mọ̀ pẹ́jù lálẹ́kẹ́ tó sùn nínú Ramadan pàápàá jùlọ mọ́ mọ́ pẹ́ jù wọ́n kẹ́nìkan lọ mọ́ náà fílò ogun nìkan fún ọ rákà mẹ́ rákà méjìlá sálámà mẹ́jọ lórí ìdó kọ̀kan fátíà kan ṣe fátíà mẹ́wàá lọ́wọ́ ká lórí ìdó kọ̀kan tẹ́lẹ̀ náà wọ́n wà fún iná àtẹ́ná 25 25 alamnashira 50 ìkíní ẹ̀yìn kí ni tálówó ogun kí wọ́n tún wá print ẹ̀ síwèé wọ́n mọ̀ pé mọ́sálásí náfílò ogun náfílò ni sálẹ̀bì ló wọn náà fílà wọ́n yìí ta ló wọ́n ẹnìkan lọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wọ́n sọ́là nẹ́bí wa anẹ́bí òun kankan tàrọ̀wí ìtànkì náà tó bá fẹ́ jílógún ọfẹ́ se máa tàyà sárọ̀ kò sí tó sí mo kà jílógún pé ah, mo sì lè ṣe rákà mẹ́rin náà kò sí jù bọ̀kẹ́nìkan wá mú ọmú ọ alámínẹ́sì ra 51 iná ìrìn nìkan ìtọ́tún rákà lórí ni wọ́n gbà rùn rẹ̀ sí bọ́lọ̀ ni ni tí ó gbà ní jẹmọ́ ànábì gbàwẹ̀ bí ó gbàwẹ̀ sánàbí wa wọn gbogbo lórí lórí lórí rákà kọ̀kan ọkà yí láfí mẹ́jọ mẹ́jọ ta ló wọ̀n fún wa ẹjá sọ́ra gbogbo àdádálẹ̀ ọkà mọ́ gbàwẹ̀ sófù gbogbo tánàbí ò kọ́ wa sallallahu alaihi wasallam mọ́ sí tán bá fọ́ nẹ́fìlò òwúrẹ̀ ní sọ pé sánàbí ló fún wa ànábì kọ́ ẹbá ẹmí ò fẹ́ tánàbí lè mí ó mọ̀ sí ń tèmi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti wá padà ẹ lóòtọ́ ànábì kan ló fún wa àmọ́sí táwọn bàbá wá sí ẹ́dàkùn ẹ̀wùn kan báyìí ṣe tó bá di ọmọ ìkìyàmà sọ ọ̀bẹ́ ọgbà àwọn bàbá tẹ ẹmọ́mọ̀ kó bá àwọn báyìí fáwájú ọlọ́fà ṣe ẹfẹ́fẹ́ fórí wọn gbá nàbì ni ṣe bẹ̀rẹ̀ di ọmọ ìkìyàmà ọlọ̀ wasallam mọ́ fòrí ẹnìkan gbá nàbì fa ah mọ́ kó bá wọn lọ́dọ̀ ànábì kọ́dí yọ́mọ̀ kìyàmọ̀ kí wọ́n pàdé nẹ́bí ní kẹ́nìyà bàbá tà tẹ̀lé ní ànẹ́bì sí ní so yí báyìí àbí ẹjá sọ́rọ̀ náà wọ́n ni tíyàn máa tí lọ ń pẹ́ sùn èyàn padà èyàn nílé jẹ sahur kó dẹ̀ tún lè mí sí salatul fajr wa alayka annabi sallallahu alaihi pé allahumma barik li ummati fi bukuriha ọlọ́n bá mi fi albarka sí al'umma mi yìí níbi àárọ̀ wọn so bẹ́ kí n tẹ́bà fẹ́ ṣe kẹ́ tẹ́ sílá kùtùtù annabi ṣe dùwà pé bukur tẹ́bà ti jí lẹ́kẹ́ hmm? èyàn jí ha eh, Qur'an kí na ríà tètè bọ́ sí ẹnu sẹ́ tí ọ fẹ́ ṣe annabi ti ṣe dùwà kalẹ̀ fọ́ sallallahu alaihi kọ́lọ́n bá ń ká dúbí insha Allah ah, a bí àwọn nǹkan mìíràn ká mójútó nínú àwọn Ramadan nínú àwọn ẹ̀kọ́ so hadha wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam subhanaka allahumma wa uh, bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ojú ọ̀rọ̀ dá dẹ́dù okay okay okay okay do question yìí yé mi dáadáa but bóyá kẹta ìsọ ni wípé ṣé gbogbo nǹkan ní Islam dá sí àbí ṣe pọ́ìntì ni ẹ ní gbogbo ẹ̀ṣẹ̀ ni islam ni haddu fún fi haddu gbogbo ẹ̀ṣẹ̀ so the fact pé islam ti fi ìyà sí ó ti tó àwọn ìtí islam fi haddu sí òun àwọn capital wọn pè ní àwọn capital punishment ah, ṣe báyìí àgbé so kìí ṣe ń pé bóyá automatically pé tí ẹ̀ èyàn wá pàwọ́ ní ìsinmi ya ẹgbẹ́ lẹ́nu Islam fi yà sí ní yamal kiyama o nǹkan báyìí ni ó ṣe o nǹkan báyìí ni ó ṣe o ìyàtọ́lọ̀ fi sí nǹkan mínú pé ọlọ́wọ́ sí ó sọ wọnù ulaika alladhina la'anahum Allah ìmúwà tó pé ọlọ́wọ́ láàánà rẹ̀ ni so Islam nínú látara Islam a wọ́n wá fi àwọn ìjìyà tó lágbára látara hikma ṣe báyìí àbí àmọ́ kí wá gbé ẹjọ́ lọ sí bí àwọn bòmí pé bí ẹnìkan bú ànẹ́bí sallallahu alaihi wasallam ní irú wáyé kọ́ secular state láwáyé tó wá gbẹ́jọ́ lọ sọ́dọ̀ ẹnìkan kílẹ̀ ní ìṣe ó bú ànẹ́bí kìnìyàn kìnìkan bí àwọn ọ̀gán lọ́pàá sun ẹ̀wọ́n jọ yẹn sóhun kò wúrà wọn kaba yẹn a tàkí bí jíyà wà ni yóò so ìyún láàánà ni ìpè ìyún ma ṣe pẹ̀lú rẹ̀ níbẹ̀ ni ṣe bá ń yàgbà sánàbí lọ ń bá rí ìwọ́n náà ọlọ́wọ́ sí láàánà rẹ̀ síbẹ̀ ni ẹ́ ṣe lè tó ìyún láàánà ti ẹ̀nẹ́ street ẹ̀hẹ́ so àjọ mọ́ fà lọ́bẹ̀ bí tó bá jọ fàádé bí tó bá já sí ṣe bá ń yàgbà wallahu a'lam so kọ́nà kó sànà náà náà àmà àtúnà ara kí ẹmọ gbìlọ àfitọ́ àìkí bóyá kò sí tẹ́ ìfẹ́ ṣe sí máa fi kíyàn gbìlọ bẹ̀ ní tí Sheikh Ibn Taymiyyah sọ ni ẹ pé because a ní wọn olóòkùn Allah subhanahu wa ta'ala ẹ́ so kí ẹmọ yára gbéyàn lọ sí àwọn àyíbi tí wọn ti nílò fi ọlọ́wọ́ bá وما أنزل من قبلك يريدون أن يتهاكم إلى الطاغوت وقد نهوا وقد أمروا أن يكفروا به wọ́n dẹ̀ ti pa láṣẹ wà yìí rídù ṣetọ́nù an yudillahum dalalan ba'ida ṣetọ́nù fẹ́ sọ yínú ni tó kí ẹ ma yára gbogbo nǹkan lọ sí àwọn ayẹyẹ tó yí báyìí àbí àwọn tí ẹ bá lè parí lẹ́kẹ́ pọ̀ nù kí yóò padà yamal kiamal yóò gbà bá nǹkan tó kí bí i ibi tó dé yìí o àfikà yẹjú ẹ̀bẹ̀ èyí ó yẹjú ẹ̀bẹ̀ náà ni èyí